كلهم آخرين وقد أمرنا الله سبحانه وتعالى بهذا في مواضع كثيرة في كتاب العزيز قال الله سبحانه وتسامى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا مثل رسول الله صلى الله عليه وسلم لا يوجد في الخلق بل وأحب الخلق إلى الله وأفضلهم عايش وعامل أزواجه فنجح بتوفيق من الرحمن ولكن ديدن النسوة يختلف تماما عن ديدن الرجال وقد خلق الله سبحانه وتعالى النساء ناقصات وأكثر صلى الله عليه وسلم هذا النقصان في الحديث الصحيح عنه صلوات ربي وسلامه عليه كيف على كفر رسول الله صلى الله عليه وسلم أزواجه شنرا كما حلق بذلك جاء هذا من حديث ابن عباس رضي الله تعالى عنهما وأرضاهما والقصة قد قصصناها عليكم فيما مضى والآن كيف اعتذر رسول الله صلى الله عليه وسلم أزواجه لتسع وعشرين ليلة وكان أقسم بذلك وأعلن قسمه عليهن حتى انتشر الخبر بالمدينة أن رسول الله صلى الله عليه وسلم قد طلق أزواجا نعوذ بالله من ذلك أمتنا نبينا عزيز على الله كريم على الله لا يخطئ في شيء إلا فيما عدا الرسالة فإذا نظرنا إلى هذا الخطأ نجد أنه يطلب رضوان الله بهذا الأسلوب إذا كان في لا يعلم هذا إلا الله فإذا عاتب الله سبحانه وتعالى على شيء تجده مباشرة يأتمر بأمر الله وينتهي بنواهيه صلوات ربي وسلام عليه كيف لا بل هو أفضل الخلق من أرسله الرحمن رحمة للعالمين أقول فرحة بعد سؤال المسلمين an tọrọ alifin kira digare fan nabi sallallahu alaihi wasallam ẹn tọrọ bá ta ma jẹ́ kẹfù buwa alọ́bà ní salikun kí annabi wa bá ní salikun ọlá rẹ̀ àti àwọn rẹ̀ annabi wa tẹ̀sọ hábà rẹ̀ ọlọ́n dákùjọ kí àwọn náà pẹ̀láwọn tọ́ọ̀tẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọba alkiyama ẹ̀yọ́ rẹ̀ amẹ́sìn mo ń fi àjọ yóò ti bẹ̀rọ lọ́sùn hánà wà tààlà gẹ́gẹ́ bí ó sẹ́rẹ̀ yóò ti bẹ̀rọ àmì dákùnlọ́ ẹjá bí ọlọ́ọ̀lọ́ọ̀ ń kálukú lọ mọ̀bí sí ń bọ́lọ̀ ọba lò ní kọ̀rọ̀ àti ní gbangba ọwà ń bẹ̀ nínú àdàmí kẹsí rẹ̀ kọjọ kọmọlù àwà fún bìnà rẹ̀ ìyọnú rẹ̀ ní kó lówà fún jama'a Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ nabi siwa limastanir limastanir min nurillah alladhi arsala bihi rasulahu ká lè máa gba ìmọ̀lẹ̀ láti bí ìmọ̀lẹ̀ ọlọ́run tọ́lọ̀un fi rá ìnábi ṣọ́làwátò rọ́bí wasalamu alayhi jẹmáà owó tí wọ́n kó pàmọ́ ní báńkì wọ́n wá kọ̀n kẹ́kẹ́kẹ́ sí ara ilẹ̀kùn owó wọ́n pè ní out of bank wọ́n fi kún owó lé mọ́gàrùn-ún wá wo bí mọ́ kọ́mọ́bà lẹ́yìn musulmi padà wà bí rọ̀lẹ́ o ah bẹ́ẹ̀ musulmi ọkọ̀ mún bẹ́ o wọ́n fi pán dúkìá wọlé ní ọ́fíìsì ìjọba ẹbára sẹ̀kìláti àlékùgìrì wọ́bí tí wa kátó wá pé à ń sọ̀rọ̀ asọ́rọ̀kì kátó wá pé à ń sọ̀rọ̀ White House àti pẹ́kàlùkú ní ìlú wọn out of bank jẹ́ kan ibi olóbẹ̀rẹ̀ mọ́bẹ̀ yìí bí annabi jùgbà lọ صلوات ربي وسلام عليه in tí ó bá yíyàn nínú tọ́lọ ń fi ràn àálọ́ bí àwọn tó yé ni ṣòkí ọ̀wọ́ gọ́ọ̀bì tẹ̀lẹ̀ pé à ṣẹ̀rí láàrẹ́ sọ àrẹ́bìnà sáàlìyàn ni yẹ́ mọ́ èèyàn kan ìdí nínú ọyọ̀ tí ẹ bá ti ẹ̀jẹ̀ tó jẹ́ bọ́ọ̀lọ́n tó láìkẹ̀ olùrúgbùwàdà tí bá ń dàbẹ̀ gbẹ́gbẹ́rẹ́ fún lẹ́gbà tó ti bú ànẹ́bì kó fi lè gbàgbúra àorí ibú tó jù kí là ń bábọ̀ ìgbà ń bábọ̀ ní pé sóbì ilé fínúfíndọ̀ kó sọ pé ọkọ mi ní èyí tọ́ ọba fẹ́yàwó lé mi mọ́ lọ kámúgbàgbé nígbà tí wọ́n wà jókòó láti dájọ́ tí wọ́n ni àà obìnrin máa lọ ṣùgbọ́n inú nígbà owó ẹ̀pẹ̀ ní tọ̀láàkù kúrú ní àmà ẹ̀pẹ̀ ìbọ́sọlọ́rùn oní àmà ẹ̀pẹ̀ ìjẹyàwó fún aṣọ rẹ̀ tí ń bẹ lọ́rùn mi mọ̀ ni tó ní pẹ́lú ẹniyẹ gbẹ̀gbẹ̀sẹ̀ kan ìgbẹ̀sẹ̀ yẹn ọ jẹ́ àlálọ̀dọ́ ọlọ́ndọ́dọ̀ ti ẹ̀ ṣùgbọ́n yóò máa ní obìnrin ìlà nígbà tí ó wà ní ọgbọ́n tí ó yìí sáà wá ní ìsọ́nlọ́sì ìgbẹ́gbẹ̀ òṣìṣọ́ yìí bí ẹ̀ká àtúrú ìyànlọ́lọ́ jẹ́ o àbárí sọ pé àà tó ọba máa fẹ́ ṣe sí ó súnmọ́kọ́ ọmọ wà ní jẹ̀nà gan máa lọ báyìí ọlọ́run sì tó àti pẹ́rọ méjì ṣùgbọ́n ìbádá ọ̀rọ̀ ẹ̀sìn wa ní káàwí tẹgbòtẹgbò ilé bí táa mọ́ lọ ilé fi mọ́ jẹ́ wípé ààrì wípé gbogbo ń tàà sọ àrọ̀kùnrin káà rẹ̀ sọ́à lórí bí wọ́n tí àmbáwọn àfáàrọ nínú wáṣì bó ṣe máa ẹgbẹ́ fáwọn èèyàn kan tí a máa mú ọ̀rọ̀ lórí tí wọ́n ní mú láti dì ìṣáṣẹ́ ẹ̀kàn bá ní gbogbo ẹgbẹ̀ ẹ̀lùbámisọ̀lú alẹ́ àyí torí gíní ṣùgbọ́n lọ́dọ̀ aláìmọ̀kẹ́kẹ́ ẹlòmí alágbò ara ni ọba gbọ́rọ̀ àrẹ́bí ìpàwọn ìyàwó rẹ̀ ti fún ìmọ́ntì à ẹni àti yá ṣẹ̀rí ṣẹ̀rífà àìsẹ̀ bẹ̀rẹ̀ kèjì ìgbẹ̀jọ́ mẹ́ta àwọn tó sì wà lẹ́ àwọn bọ̀.

kọ́lọ̀wọ́ tó zọkútọ̀ náà síyàn dáadáa ni wọ́n wọ́n ní tọ́bájọ́rọ̀ owó ẹni kọ́ mọ́ bá wọ́n sọ pé ẹ owó kan owó èṣù owó kan ogigẹ nínà ni gbogbo rẹ̀ tó ní ọgbà wà mo ní bí mo ṣe wá rí iná tí mo sì wípé ìṣọ́ pé mẹ́ni tó ti tàn sàdé o kò lè tó ìǹkò tó tó ti ṣùgbọ́n ìwọ̀n bá díẹ̀ tí ń bẹ́ra inú mẹ́lì tí ń bá sì báyí sọ̀rọ̀ kẹ́ ní ìsìn ẹ́sì ní pé ọkọ̀ orí lẹ́wọ́ ó láwọn ọ̀fẹ́ gbọ́ ẹjí mọ̀ sọ́tọ́nà ó láwọn òdílẹ̀ gbogbo ọ̀tí ẹmẹ́lẹ̀ wá kẹ́nu gbọ́ wọn ẹ̀bàjí ò sáṣọ ọ̀ṣọ́nà àwọn ikú ọ̀sọ́ ọ̀sọ́ ṣùgbọ́n òun ní gbọ́ owó kí ẹgbẹ́ wító òfin mímú ọgbà kò burú tí wọ́n bá bá yí kó 5 billion dollars wọ́n kó bí kàbáyí káṣì kẹmọ̀rún báyí ẹ̀yìn náà lẹ́ẹ̀sìn náà ṣùgbọ́n mẹ́jẹ̀mọ̀ kan ni wọ́n wà fi kọ́kọ́ ọ̀bẹ̀ ní lọ ó ti sí ẹ̀ ti rí oún mẹ́mẹ́ ó dì tí ẹ pẹ̀lú mẹ́jẹ̀mọ̀ kan tẹ́ bá ti sí mẹ́jẹ̀mọ̀ kù síwádà mẹ́jẹ̀mọ̀ kìí ṣe pé tẹ́ ẹ bá sọpẹ́ ronúkúwàdà kọ́lọ̀wọ́ sọpẹ́ ìgbà kọ́lọ̀ ọjọ́ ọkọ̀ mẹ́bà ọwà tó kọ́ ilẹ̀ ìlọ àìjọ́rọ̀ ìyáwó èèyàn débì kan ó sì ń jẹ́ kí èrí ọmọ ṣẹ́kù nìkan alúbùwà sallallahu alaihi wasallam kátẹ́ mọ́ tẹ̀wájú níbi khutbah yìí

ọ̀rọ̀ yóò kí a wọ́n yàtọ̀ gidigidi sí a pẹ́nìkan wà jọ́kùn iláyé obi ò ní mẹ́ kò sí hátàrà sípùl wọ́n mẹ́ nẹ́bí obi ó mẹ́ ò ní mẹ́ nígbọ̀ jẹ́ pé ẹnìkan tí ń bọ́ ni in tó ní fi ń bá wọ́n kéèsì nǹkan mí kíkà ń bọ́ sínú ló ti ẹ tẹba níbi àwọn kàlọ̀ sí méjì tó ọgbá ń fìsọ̀dọ̀ ẹnìkan ẹni tó fìsọ̀dọ̀ rẹ̀ ní táìmù mistake ni o ìgagá lórí ni o ariwo alábòsí ni ọ ma pàkì irú tó fi pè alábòsí ohun tó ọba wá dá mẹ́wàá rẹ̀ parasọ̀dọ̀ rẹ̀ ìjọ mi ò ní alábòsí má ọwọ́ kan iná ìsì wà pa ọmọ ìjàbóṣe rẹ̀ lè wá ń ṣe bí ẹ̀nà fi wá di pé ẹ̀rù ọlọ́mbà ìtẹ́ yóò lè sọmọ̀ ìmọ̀ tí ń sí kàfẹ́ ìpọ̀ ọlọ́mọ yóò sì mọ̀ pé ìwánà oníṣìn ṣe ilẹ̀ rí pọ̀ kanyí balẹ̀ ní ìsìn pàtẹ́ tí ń sí dáadáa obìnrin lè sin ọkọ rẹ̀ wọná tí ọmọ wá sọ fọ́nà pé èmi ọmọ pé bí tí ó jà sí oúnjẹ bẹ́ẹ̀ fà tó jẹ́ pé ẹ̀yìn tí máa báwọn èèyàn parí ìjà wọ́n ṣe tó wọ́n parí ìjà lé rẹ̀ tí ó ti gbàgbé ní múrù ní nígbàtà ìjọ sọ gbogbo àwọn àdúgbò gbogbo àwọn ọlọ́pọ̀lọpọ̀ ayé yìí tí ó ń jayé tí ó ń jẹ tí ó ń gbádùn tí ó ń gbáyì àwọn lèèyàn kan ríjìrù lahum tayyibatu àti dúníà in tí wọ́n dalí kìí àmọ́ wọ́n ti gbẹ̀rẹ̀ gbé wá sí ayé bí kí oní fàntẹ́sà sọ́rọ̀ ní sáà abẹ́nà abbas bá mẹ́ bí ṣe yẹra fáwọn obìnrin rẹ̀ rẹ̀ ìṣìnà ìdọ́dọ̀ yìí min ajil hadith min ajil zalika alhadith hina hafshatu hafsọ lẹ́yìn ìgbà tí ó di pé hafsọ tí wọ́n sọ̀rọ̀ ìsíta ó di tí alúsàsá ń sọ pé o ń yára fáwọn ìyàwó kí wá lọ́rọ̀ mẹ́ ìdí tó tó fi jẹ́ wípé tí ó bá ní ọkùnrin kan wé ní obè ó sì èsì wà ní ó sì èsì ṣùgbọ́n ẹ fọ́kùnrin ọ̀hún pé ọkùnrin kẹ wé ní obè báwọn àbúrà bá sí máa wí mà kọ́kọ́ wí ìmì ọwà sọ lóbi sí máa wí àfólórí burúkú ọkùnrin ọkùnrin nínú obin àwọn àgbàlagbà ní olórí burúkú ọkùnrin ní ma ṣẹ́gun obin ṣùgbọ́n ó ti ṣe hanhan jù ó bùkátà ìǹkẹ́kẹ́kẹ́ in tá àbà ní aṣọ wípé ọkùnrin tó bí ọ́sọ̀dọ̀ lórí ibú irú ọkùnrin ní ma ṣẹ́gun obin lọ ọ̀fẹ̀kún bẹ̀ bọ́wọ́ yìí tí ọ̀nà ọ̀fẹ̀kún bẹ̀ kí n túnmọ̀ ká mọ́ obè o ẹ máa tù wọn ẹ máa bà wọn tọ́lọ́ ó fi pé kẹ máa bọ̀ ẹwùn ẹ̀yà wà kí gbọ̀ bàbá wa wọ́n ma wá ránkó tẹ́rẹ tí mẹ́jẹ̀ rẹ̀ ní lẹ́wà ọmọ ìyàlé lẹ́yìn ìyàwó èyí tí ó mọ̀ tàtọ̀ká bẹ̀lú ọ̀rọ̀ abẹ́rẹ̀ àwọn ọmọ ìyẹ̀yọ́ nígbẹ̀rẹ̀ kí ni o àwọn ní àdéhùn ti wà tẹ́lẹ̀ lè kan lọ ẹ̀sìn o ẹ̀sìn ní o wọ́n kò ti pọ̀ wọ́n kọ́ra àkàfíyẹ́ fún wọn ni ẹ̀sìn ní o ṣe kọpí o ẹ̀sìn nígbàrí ẹ̀yìn rí sí fún bẹ́ẹ̀ ni àwọn sẹ́ndì a máa kojú gádà wúrawa ẹ̀lọ́ òfin ìrawa náà tàà bá tó bọ́ ọ̀tà ń bẹ̀rún àwọn ìgbésẹ̀ ní ti wà ní orí ayé yìí tó jẹ́ dee ìgbàtẹ̀sí dé látorí pé hàárà àṣẹ́bẹ̀rù ti sá tí ó rí pé obìnrin lọ lóyún ìta láti rí òtù wọ́n wà jókòó àtúnṣe wọ́n pa wọn gbàgbà ìmí ìmá pé méjì ó sì bú àṣírí oyún wọn abúrúlá ni o ṣùgbọ́n rò pọ́n fi díkò tó nǹkan mi níjọ́ mi ẹlò ní tó bá jẹ́ gbajúmọ̀ yóò ló ń yọ ǹdà kóbìnrin wọn lọ bímọ tó bá wò tán ọmọ bọ̀lẹ́dẹ̀ ń padà jẹ̀mọ́ra kí lẹ́ẹ̀pọ̀ ọmọ ọ̀hún wọ́n lọ

èyẹ sí gíní o èèyàn gbókèrè nìyí ẹ̀rẹ̀ lómi yóò kùnmọ́ sọ́nú ilé ara pé <clears throat> èmi gẹ̀mọ̀ pé nìyàwó ìmọ̀kúnmọ̀lẹ̀ níyàwó sọ́rọ̀ǹsọ́ǹsọ́ bàbá wọ́ corporate ìṣẹ́ bẹ́ẹ̀ sí mú sí tí a sì ma pèlè èèyàn tà àwọn mọ̀ anábì sallallahu alaihi wasallam ríwáyà pẹ̀ka ríwáyà ọpẹ̀ka in tó fa ọ̀rọ̀ yẹ ríwáyà pẹ̀ka jẹmọ́ ẹjọ́ káàbùkátà kágbọ́sìlámù wáyé o mùsùlùmí ò ló fẹ́ jẹ́ obìnrin mẹ́rin lọ inú christianity wọ́n yọkan ẹwà bí wọ́n pé ẹyọkan tẹ́ wíhùn tàà lẹ́wà rẹ̀ tí ó bá lọ́nà bí kọ́lọ̀ ọmọ bá ní kẹlẹ́rọ

wọ́n sáyìn baby mama kí ni baby mama àjọ wá kọ́ọ̀tù pé afẹ́fẹ́ wa ọkàn bímọ fún mi ìbílẹ̀ bímọ fún a jíyàn wípé ẹnìkan rẹ̀ ẹnìkan nù wa òun lọ́bẹ̀ ọmọ ìyàwó yẹn ìjọba fún it is not

àbọ̀ ìyàwó mẹ́rin ni mùsùlùmí ní wọn ò pé dẹ́dẹ́ tẹ́lù ní àti máa di dẹ́dẹ́ ṣùgbọ́n kí sọ́rọ̀ tàà fẹ́ ní ìṣẹ̀nà bẹ́ẹ̀ sì ni kẹ́lù ní ò gbó lórí ìyàwó kan amẹ́rẹ̀ di dẹ́dẹ́ ṣe orí bó ṣe wáyé ọba àti gbogbo ayé ìgbogbo fúnra ẹ̀sìn lọ́lọ́run sára ṣùgbọ́n nínú ẹ̀sìn tọ́kùnrin bá wá ní ẹrú tó jóbe wọ́n bó ní o ńgbàtí ẹ̀ pín nǹkan ogun àbọ́lọ ọ̀rà ní o tó jóbe ìbájẹ̀ 1 million olóni àwọn èèyàn halali ẹni wọ́n wọ́n èè sí àwọn èèyàn mọ̀ mẹ́rin mẹ́rin lóbìnrin ojúlówó obìnrin tàà fẹ́ ilọ́fà tó gbẹ́pẹ́ ọmọ ọ̀rọ̀ bí ọlọ́tọ̀lọ́gbọ̀ ọmọ ní wọ́n máa ná lẹ́gbà ní obìnrin tó bá jẹ́rú tí wá ń bojú ní lásìkò rẹ̀ nítorí wípé ẹ̀rú èé bojú ọmọlúàbí ní máa bojú àwọn ní obìnrin táa fẹ́ ní ṣùlọ́kà tó sì tí ó bí ó ṣe lò nílùú ìsìláàmù lánàá ni pé ẹrú obìnrin ní sí júlẹ̀ tó bí bájọmọlúwàbí alápàálé ni yọ wà níwábù súìtì nìyẹn tí wọn ò gbòkú òmú ọ̀rà ẹgbẹ̀rún ìrà ìbá àmọ́rọ̀ ìbá àmọ́bọ̀ wọ́n kà máa wòlú ọ̀rá ìgbàtí lè mẹ́ta sí ẹlójú tó wò tó họ ṣùgbẹ́lẹ́ ìpọ̀ ti hó lẹ́bẹ̀ẹ́ èèrà tó ti yó ah, ọ́sàdì gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ tẹ̀lá ah, tẹ́lá ìmìnàtọ̀ ẹjẹ́ mi náà láti mìíràn wọ́n ní ìgbẹ́bí wọ̀ tí ọ̀rẹ́rẹ́ nígbà tí mo rí jẹ́ ńlá kò ní ìdí ẹ̀kún kẹta olú ọ̀la ìmí ó ti yó òlélá ẹgbẹ́ olú ọ̀fọ̀ ọkàn ìgẹ́gẹ́rẹ́ ẹgbẹ́ olú ọ̀fẹ̀sẹ̀ tá kó darú bí wọ́n gbogbo ṣe lé kó kó kó bó ṣe léwu ìbò àbẹ́ ìjọ ní tọ́ọ̀zí ìtọ́ lọ di àná jàmẹ́zà mẹ́rin lásì jàmẹ́zà mẹ́rin bí ìjọ kan síra wọn ìjọ méjì síra wọn láàrin jọ mẹ́jọ àti jàmẹ́zà mẹ́rin nínú jàmẹ́zà mẹ́rin àwọn méjì ìbẹ̀m̀bẹ̀ tọ̀jọ́ wípé àgbọ́sọ báálẹ̀ ní kú wọn ẹni ọ wapọ̀ wọlé láago mẹ́sàn alẹ́ tó sì kù ní àṣùbá rẹ̀ papọ̀ ìtàn káàkí sí nǹkan nǹkan igbá o afọ́nkan mọ́tẹ̀ tí sábà lágẹ́ tọ́gbẹ́ bàbá ìrìnà ní ọdẹ̀ mọ́tẹ́lá sí mọ̀mbọ́ o tó di pé mọ̀mbọ́ ò sí wá mọ́ ẹni kejì àwọn pẹ̀bí lẹ́yìn àìlà ah ó mẹ́ ti ń pe mọ́gíríbì kò sí wàhálà wọ́n fàbọ̀ sórí rẹ̀ gbọ́n bá ti mọ́gíríbì tàn káwò sálọ̀ rẹ̀fẹ́gà ibẹ̀rẹ̀ ti ń gúgbọ́ orí ẹgbẹ́rẹ̀ síjú ẹ̀dùnà káti ẹ̀ pé in tí ò jẹ́ aṣetọ́ lọ́run àti ní báyìí owó náà ni àbí ń bọ̀ àǹkó lọ orí ẹ̀ sáti ẹ̀jà ó tún bá sọ lè jáyẹ bàbá bàbá ẹ̀ṣájà nínú báà ní kóòrò gẹ̀gẹ̀ àdíkájájì ẹni bí owó ní ọmọ tí ní ọmọ tuntun fẹ́lẹ̀ padà fọ́pàlà káyìn ọlọ́mù adó Ànábì sallallahu alaihi wasallam ó ní ìyàwó ó ní àwọn ẹrú inú ẹgbàwámi èyí tí ó fẹsẹ̀ múlẹ̀ ni pé Ànábì sallallahu alaihi wasallam ó súnmọ́ ọ̀kan nínú àwọn ẹrú rẹ̀ ní yàrá ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ tó ń tọ̀wọ́ sí ilé tó ń tọ̀ wá padà màgbà tó dé tàbí wà ń pa Ibrahim Maryam Kìtìyà wípé Ànábì sàrásánlám àwọn àti ọ̀kan ìyàwó ń sọ́rọ̀ ẹ̀nà bí obin obin mẹ́bí tí lọ tí bá ń báyàn sọ́rọ̀ èèyàn ni ní ó inú jẹ́ pé ẹn tó pí àwọn obin kí wọ́n máa fẹ́ inú ọkùnrin tára ni ọba balẹ̀ ẹ̀yìn obin tẹ́ bá ti rí fẹ́ rọ́

ọlọ́run pè ní àláàlì o ṣùgbọ́n irú yí òdìdí ànẹ́bí ọlọ́run kẹwàá òwú ẹ̀rú ọlọ́run pè láàlì change ọmọ jẹ́ máa fọ́kọ́ ẹ̀rú lọ́rùn gbogbo ọkùnrin náà wípé àwọn àsìkò kan bẹ kò sí tóbi ò lè bàrọ̀wéyàn kè wá gbogbo gbà ìmẹ́ wá láwọn àsìkò kọ̀ọ̀kan ìwọlọmọ̀tọ́ one time ọmọ ọmọ ọgbọ́ bíyàn sí máa sọ bí ogbó bẹ̀rún lọ́ọ̀ máa jẹ́ o kò sì sọ́kẹ́ rẹ̀ bí díjọ ibi tó kó bẹ ọmọ báyàn sọ̀rọ̀ bẹ́ kí o wá fẹ́ tẹ́lọ fún tó sì wá sọ in sì ní fọ́kànmá ṣùgbọ́n mọ́sọ̀ fẹ́ mẹ́rin gáwò kọjọ wà lèmì àti ẹ̀ torí pé tí o bá tún lọ sọ fẹ́ lómi sọ́mọ̀ pẹ̀lú ìrẹ̀ tó lè tún wo ìmì ó ní ànẹ́bì sọ fọ́kànnà ìyàwó wọn tí wọ́n wá padà lọ sọ́ọ̀ta ìrìwáyé lè sì fẹsẹ̀ mọ́lẹ̀ lórí ìtọ́jú bẹ́ẹ̀ sẹlẹ̀ one ẹlẹ́ẹ̀kejì ìyá wa Aisha radiyallahu ta'ala kama jaa fi sahih ilé ìtàkọ̀kọ́ wọ́n pe ìyàwó Hafsọ níjọ́ bẹ́ẹ̀ sì ni ìṣesí Ànábì tó jẹ́ pé gbogbo ẹn bá níjú ìyàwó kan lọ tó ń bá forí gbogbo ẹsẹ wọn jì wọn tó wá ní èyí tí mo fẹ́ bí ni wípé bóò tí títẹ̀rù rẹ̀ kọmọ̀dá orí ọ̀pá yóò rúrúrá kọmọ̀dá sọ̀rọ̀ mẹ́rùkúrò ní sáàyì bẹ̀rẹ̀sọ̀rọ̀tì àṣírí lójoojúmọ́ Ànábì máa ń dọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ gbogbo wọn lẹ́ẹ̀mejì lójoojúmọ́ àti tọba travel ní alógún abẹ́lọ kankan tí ó bá ti ń kásù bá àtán tọ́ dáwọn ìyà lóǹtàn mọ́sálásí ọkọ̀ wọn kéwú tó bá ń wọlé bọ̀ yóò wà bẹ́ẹ̀ látọ̀dọ̀ àwọn ìyàwó rẹ̀ nìkọ̀ọ̀kan kí ni máa ṣe yóò sàlámà sí wọn ẹ̀kàrọ̀ ohun yóò sì máa sàdúwà fún ẹkù oríire ẹ̀ṣẹ̀ sùúrù díẹ̀ bá iná lòkó alọ́bí ọ̀nà ọlọ́run ọba tí è gé mọ́ láíláí díẹ̀ bá iná lòkó alọ́bí láti máa gbádùn yóò kéré ìtàn yóò tó bá ti ń bí ìrọ̀lẹ̀ bára lásìrì tó kíá síta kéèsè kó sáàbù yóò tó wá bẹ̀rẹ̀ sí máa tó padà láti bẹ̀rẹ̀ kí ni máa ṣe ní máa bá wọn nájú yóò jókò lọ́dọ̀ wọn ẹ̀ntọ́rọ̀ bá wà sí mẹ́kànlẹ̀ obìnrin mẹ́ wípé àárọ̀ tí a bá ti wọ̀dọ̀ yọwọ́ Zainab bùtù gáàsì pípẹ́ tí mẹ́rẹ́ pẹ́ mẹ́mẹ́ yàtọ̀ sẹ́rà ní kí ni mẹ́rẹ́ gbọ́ sí lọ́dọ̀ tí ẹ̀rùn gẹ́mọ̀ wọ́n wá pè ìyàwó afsọ́ wípé àwọn sì dánàbí lẹ́kùn tí ń se kọsọ́lá wọ́n bá dé ibẹ̀ ìjọkà ilé fi jẹ́ wípé ilé olórogún lóbìdì wàláhì bó bá ṣe wí olóbò gbogbo tí ń bẹ̀m̀bẹ̀ gbogbo be onye gbogbo wà ní búnyàwó se ń pẹ́ lórí àyíọ́ ma pé ó ń kálukú náà lọ kọ́kọ́jọ́ àwọn ọ́ta bá ti nígbà ọkùnrin wà máa wà ṣe bí wọn ka. ọ̀fẹ́ jẹmọ́ tí ọ̀kẹ̀ ìrọ̀bá balẹ̀ gbogbo ayé ó sì dàbí ìgbẹ̀ bí tọ́lẹ́tì tí ẹ ṣe yẹmọ̀yẹmọ́ inú orí lárí rẹ̀ kí ní jówó ìgbórí ìyẹ́ sílẹ̀ ilẹ̀ yẹmọ́ pẹ̀lú lówó láàgbọ́ mẹ́fà bọ̀rọ̀lẹ̀ ìfòrò ní gẹ́rẹ̀ ọlọ́dàkùn mẹ́jàrí o ọlọ́mẹ́jàrí o èyí tó sì lè dùnú fòrò ó ní fòrò ní olé èyí tó lè dùnú ẹ̀wọ̀n ó ní kéyàn wọ́wọ̀ ní olé ara rẹ̀ kó níbi tó olé dénú olé kó níbi tó olé dé tọ́tọ̀ káyẹ̀ yóò sọ́kì láì mẹ́lẹ́yàbọ̀ ìyàwó Aisha kò yàwó Hafsa ìyàwó Aisha ọmọ ti Abubakar ìyàwó Hafsa ọmọ ti Umar àwàlá lè ṣiṣẹ́ wọn torí pé nkankan gbẹ̀nù àyàwá sí ìyàwó Zainabu àkọ́kọ́rọ̀ wọn sí ní fásán wọn àti mọ̀ sọ méjì ni wọn a and b wọn jọ ń bára wọn sí náà ní o nínú ilé Ànábì sallallahu alaihi wasallam jama àkọ́kọ́ ní ohun ló fi sí ẹ̀rẹ̀ wàlì jẹ̀mẹ́tẹ̀ na ọrịa dị ó tó ti ágbẹ́gbùn tí bá ti rí bùkọ̀rọ̀ àwọn obì tí wọ́n bá bú ayé ni àánú wa gan ọyọ̀ wọ́n má jẹ́ kí wọ́n mọ̀ ẹ̀sì sí a <laughs> torí pé kìí ṣe lọ́sí fine táwọn sì ti torí kò sí obìnrin ọ̀hún kódà kí gbogbo méjèmú ó pé kètí tó táìmù náà lóbìnrin orí bọ́dá wa kan ọlọ́mbàmìgbàgbọ́ wọn ọlọ́ntí wọn sọ́rọ̀ báyìí àwọn sọ́rọ̀ ìjọ́nà wọn ni à kí n fáwọn mọ́ra wọ́n sáàmbá wọn sọ́rọ̀ wọn ní inú àwọn odò kí ló dé wọ́n sọ̀rọ̀ pé ìyàwó àwọn ọlá

táìmù tí mọ́ láti ẹ̀yìn aago mẹ́fà bọ̀ọ̀rọ̀ lẹ́ mẹ́wàá òru wọn mọ́ ọjà láàrù ní o lápẹ̀rẹ̀ kásẹ̀pẹ̀ tí ẹn tó ní kẹ́mìsì ọwọ́ alẹ́ ni ọjà wọn ọjà ya dada láwọn wọlé level wọlé to level ipò ọmọ tí mo ṣe iṣẹ́ wo lẹ́ ń ṣe ẹ̀tì níyàwó mi oòrùn ṣe bóò ṣe wà igán ṣófò lọ́kànbalẹ̀ bóò ṣe wà kankankọ́ ẹ̀tì níyàwó mi ọtí ẹ̀dùn bóò rẹ̀ ní ṣe láti ẹjọ́ ni àà ṣe ọ̀họ̀ tó kú fún ní tìfẹ̀ tààlẹ́mọ̀tàn ṣẹ̀wárí ẹ̀fẹ́ ẹ̀kọ̀ in tí dọ́kọ̀ ní a mẹ́sẹ̀ àáṣẹ lónìí o lọ́wọ́ ọpọ́ ní tracy sí pẹ́bọ́lẹ́ ní ìlú ìfẹ́ ó lò ní àkùsùn tọ́jọ́ èrò lè kú lọ́dọ̀ òun kọ́lọ̀ wọ́pọ̀ ní ayọ́ ẹjọ́ òkú bọ́n bá kú sábẹ̀ yìí inú wọ́n dùn wípé òkú kú ọkọ ọdí ń kú lọ ó ní òṣèṣe èyí tó wọ́n láàáfíà táyé tó ń dọ́wọ́ fún lọ lọ́wọ́ ní òní yarí sùúrù ní o bí wọ́n ṣe ní plan fúngbọ̀ ọba darúgbó ló náà ní plan fúngbọ̀ ọba darúgbó kèrèsí ọlọ́gbẹ́ tó kò tí mẹ́ntáìmù ọpẹ́bẹ̀rẹ̀ káàkiri ṣẹ̀rí tó ti bí máa òkè díẹ̀ ṣẹ̀rí ẹ̀rí tó mọ̀ ní dẹ́wọ̀ báyìí two weeks péré ní máa fún torí ní ilé fílẹ̀ ìrọ̀yìnbà ò ń gbọ́dọ̀ yóò sùn díẹ̀ bọ̀ lọ́gbọ́n díẹ̀ ọmọ mi máa ti fẹ́ sọ kí ní ìdọ́jú owó kẹmi náà mọ́ tìlú kí máa bọ̀ lọ́sílẹ̀ wo gbogbo tó yóò ṣe fún mi three days ni mi máa fún ọbádẹ́ yọ̀sẹ̀ mẹ́ta dẹ̀dì ìrẹ́wó ní òtí ẹmọ́ ti fẹ́ gbọ́rẹ̀ lé ìkàrẹ̀ mọ́ sún tó fẹ́ sọ ṣe tó fẹ́sọ̀ yẹmi símọ̀ tó ní o láti UK lọ bá ní òun ti lóyún báyìí wà fi kọmọ kékeré tí mẹ́lọ́wọ́ àwọn èkó olè tí ó ráyè parí ẹ̀zámù kí wọ́n mọ́ tó fún 6 months èyí ẹ̀ lọ́kọ̀kùn mílẹ̀ ọmọdún sọ pé mi lè ṣe èyí ẹ̀ pẹ̀lú ẹ̀ 6 months yẹ dọ́ọ̀mà àkọ́kọ́ wọ́n ì Nàìjíríà náà tọ́rọ mọ́jẹ́ kiri tíkẹ́ẹ̀tì à ó jẹ́ ìṣẹ́lọ́bà sọ pé à wọ́n ní páàsì tí wọ́n sí ó tó lọ́jọ́ kò yọ ọwá lọ bámbámbá ìwọ̀n bẹ̀lẹ̀ yí ọdún méjì àtààbọ̀ ṣe bí n tí bẹ́ni wó fi sàárè èyàn hàn ọkọ̀ ẹ̀tì olúkú òun plan bá ń fún yàn ní parí èyàn náà sí plan wípé àà ní nìjíyà kù ẹ̀dàkùn sáwọ́ àpapọ̀ ṣúlẹ̀ yìí kan ṣùgbọ́n obìnrin tí wọ́n bá ti kọ́nú ní èyàn wọ́n ti háyàn lọ́rùn èyàn tó wá tọ́mọ bá ti wọ́n àfi téèyàn ọba nífẹ̀ẹ́ ọmọ téèyàn bí lókù kẹ́ẹ́sàwọ́ nìkan ní ọmọ ní ọ̀jẹ́ lómìnà òkú olóòdẹ̀ ti alẹ́ níwà ti bẹ̀rẹ̀ wà lómi lónú wa ẹ sì mọ̀ pé innocenti làwọn nínú ti sẹ̀ láàrin àwọn méjèèjì kò yé wọn ẹ̀kẹ́ sì fà bá a bá sì fà lọ fà bọ́ orí orí mọ̀ àwọn mọ̀ Ànábì sallallahu alaihi wasallam ìyàwó Hafsa àti ìyàwó Aisha wọ́n jọ papọ̀ báyìí kí wá ní láwọn ó sì fún ìyàwó Zainab kí sì lọ fà á tí ìyàwó Zainab náà fi ní spéèsì tó nítumà lẹ́bí ànìyàn tó báwọn nítorí wípé bíntù amma nabi ó ní ìyàwó Zainabu àǹtí bàbá nàbí inú bí ìyàwó Zainabu radiyallahu ta'ala anha بإذن الله الواجب القهار ببتات دين الخطبة إليه وفي الجمعة القادمة سنستمر في بيان ما تعلق بهذه المسائل إن كان في بقية ولن جو ولا ميو إليه ومجي وجوه gbogbo létí ń jò báyìí ẹnìkan ò lé dí àfiwọ́ lọ́rùn ibi tí sùúrù òtítọ́ ọlọ́ndakùn bá ní kọwọ́n ṣòrún bẹ́wò ibi tí agídí ti pọ̀ jù ọlọ́ndakùn bá ní bútútù bẹ́wò ibi tó jẹ́ pé òsì òní ń fa ṣùgbọ́n ẹjọ́ ò lè débẹ̀ ọlọ́ndakùn bá ní bú ọrọ̀ bẹ́wò ibi tó jẹ́ pé tinú mi ní í ṣe alẹ́ mi lọ́kọ ìwọ ìyàwó bọ́ bá lè kú jẹ́rù ọba wọ́n láti kẹsẹ̀ rẹ̀ obìnrin náà tó dúró lọ pé wòó wọ́n ń sọ̀rọ̀ àgbẹ̀dọ̀ lórí ibú níwà fún ọ̀bẹ̀dọ̀ lórí ibú sọ̀rọ̀ àgbẹ̀dọ̀ òkò ní jèrè wọn kó bí ọdún ṣọ́bá fún yẹn ọlọ́run dákòjọ́ gbogbo orú ẹ̀kẹ́ wíbà náà bá ní di ẹ̀mí rẹ̀ mẹ́tí ẹ̀ ẹ̀mí wọn ẹ̀mí wọn bá ní di mẹ́tí wọ́n lọ́wọ́ bá bá méje kọ́ jẹ káàkiri bí èṣù ti máa gbogbo ẹ̀ta àti mú jẹ́ àríyàn kọ́dọ́dọ̀ rẹ̀ jẹ́ والجنة wàljanna àtàwàtàmà wà bí haqqi la hawla wala quwwata illa العظيم الحمد لله الحمد لله الذي خلق الخلق كلهم لعبادته وتوعته رفع السماوات بغير عمد انفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته في عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبو القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام وهكذا تواطعت وتواصيت وتظاهرت بعض أزواج النبي صلى الله عليه وسلم على رسول الله صلى الله عليه وسلم وقد انتشر الخبر بالمدينة لما اعتزم صلى الله عليه وسلم نساء بأنه طلق نساءه حتى دخل عليه عمر بن الخطاب رضي الله تعالى عنه وارضاه مستثبتا لهذا الخبر طلبا للتبين صلوات رضي الله تعالى عنه وأرضاه حتى أقنع رسول الله صلى الله عليه وسلم وادحكه حتى بدت نواجده صلوات ربي وسلامه عليه فقال بأن رسول الله صلى الله عليه وسلم اعتزل نساءه من أجل الحديث من أجل ذلك الحديث حين أبشته حفصة وما ذلكم الحديث أمتنا اختلفت الروايات في سبب حلف رسول الله صلى الله عليه وسلم واعتذر نساء كيف آلى بينهن بعض الروايات أثبتت أن صلى الله عليه وسلم تجامع إحدى جاء إحدى جواريه على فراش إحدى أم المؤمنين فالظلمة هذه لما علمت بذلك لكن هذه الرواية غير ثابتة والرواية الأخرى أن ذلك مع إحدى أمهات المؤمنين وهي تحث صلى الله عليه وسلم على ترك العمى من هي أم إبراهيم حتى أشار صلى الله عليه وسلم بأن العمى تنقص من قدر صلى الله عليه وسلم إذا كان يخترب ويجامع مثلهن وهن له حلال فأرى صلى الله عليه وسلم أن يرضيها وأن يقبل منها قولها فحلف بأن فقال بأنه قد تركها وأنه لا يقترب منها أبدا فقال كيف أعرف هذا حقا فحلف رسول الله صلى الله عليه وسلم قال بعضهم فأنزل الله قوله يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك الآية بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أمة الإسلام اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام حقا آل صلى الله عليه وسلم بين أزواجه واعتزلهن تسعة تسعا وعشرين ليلة قد تعددت الروايات كما ذكرت آنفا في سبب ذلك ومن ذلك مجرد حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وارضاها والحديث محرم في الصحيح من بخاري أن سبب ذلك كان صلى الله عليه وسلم يدخل على نساء برسولة صلاة العصر يستأنس بهن يجالسهن فكان يشرب العسل عند زينب بنت جحش وكان يحتبس عندها أكثر مما يحتبس عند غيرها من أزواجه فقالت أم المؤمنين عائشة رضي, رضي الله تعالى عنها وارضاها لحفصة أم المؤمنين رضي الله تعالى عنها وارضاها نتواطؤ ونتواصي ونتظاهر على رسول الله صلى الله عليه وسلم ونتعاون ونتضامن عليه بقولنا إذا خرج من زينب إذا دخل زينب وخرج من عنده من عندها نقول له نجد منك ريح المغافير ما منع المغافير وما منع يرفج وما منع جرسك والجنس والجرس كل هذا بإذن الله تعالى سيأتينا في الخطبة القادمة إن شاء الله تعالى حتى نتبين ونتثبت عن سبب اعتزال صلى الله عليه وسلم نساءه تسعا وعشرين ليلة صلوات ربه وسلامه عليه اللهم ربنا اجعلنا والمستمعين لهذه الخطبة ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسمع المسلمين ودمر عادات داء الدين اللهم ربنا انصر عبادك المستضعفين من المؤمنين والمؤمنة في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا حقق لنا أهدافنا على خير وعافية وقل لنا مؤيدا ونسيرا اللهم إنك لن تطاع إلا بإذنك ولن تبصى إلا بعلمك اللهم اغفر لنا ما نعلم وما لا نعلم من الذنوب اللهم اغفر عنا اللهم اغفر عنا اللهم اغفر عنا ولا تحرمنا يا ربنا خير ما عندك بشر ما عندنا يا أجود الأجودين اللهم ربنا أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة يا أرحم الراحمين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقلة الصيحة الثابتة من نسي الصلاة علي خطي طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا